يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير صدق الله العظيم الحمد لله رب العالمين الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على خير خلقه محمد بن عبد الله وعلى سائر الأنبياء والرسل وعلى آله وصحابه والتابعين وتابعيهم بإحسان إلى يوم الدين أما بعد ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àpàrí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin fún oore àánú tọ́lọ̀bá tó tó ṣe fún wa tó ní kí a máa bẹ́lẹ́bẹ́lẹ́ ilé ní kọlọ̀ má dáwò rẹ̀ dó lára wa àmín àwẹ̀ náà tá ń gbà lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tá a bẹ̀rẹ̀ tọ́dà bí àná ìrọlọ́run wọ́n sẹ̀ jẹ́ káyọ rẹ̀ láyọ̀ àmín búdá ti ṣe ní pẹ́pẹ́ ń fúrú síwájú rẹ̀ ọlọ́run má dálú aláyà àmín wá sàlékún okun ara wa kò jẹ́ ká tó lè ṣe sí kò fi àṣẹ kò ń gẹ́ dáadáa kò yọ́nú kò foríjìn kò gbàdúrà wa ní àná bí tí a dó sí o náà ni látara àwọn àgbọ́yé kan tó ṣe pàtàkì mafahim labudda minha mafahim labudda minha àwọn àgbọ́yé tá a gbọ́dọ̀ má ní nípa pé a bá fẹ́ ní a fẹ́ gbàgbọ́yé àkọlé tafsir ọdún ni asíyásàtú al-Islam والمسلمون السياسة الإسلام والمسلمون kí bá sọ fún wa wípé ìta ń pè ní òṣèlú òun náà ní iṣẹ́ àkóso orílẹ̀ ayé láti mú ìdẹ̀rùn bá àwọn ẹ̀dà ọlọ́run láti lè jẹ́ kí àwọn èèyàn sẹ̀mí àlàáfíà ìyìntọ́bá ìjẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn àwọn amúlùdùn kí àwọn tàbá sípò àṣẹ kí wọ́n sí fún aráàlú ilé isi rẹ̀ ní àsìkò àwọn sàábé nígbàtí ẹsẹ̀ wọn ò tí ìrànlẹ̀ àgàgà ń gbàtí ẹ́ dé ìlú Madina tó yí pé wọ́n lè sùn àfi kí wọ́n fi nǹkan ọlọ́sẹ́ sẹ́gbẹ̀ láti fi dáàbò bora wọn sẹ́gbẹ̀ẹ́ ibi tí ilé ayé fún wọn Allahu Akbar wọ́n wá lọ bá ní Muhammad ìrójísẹ́ Ọlọ́run sí bá sì máa lólé ayé lọ rẹ̀ inú hílà ìlò lámà wà ń bẹ̀ báyìí tí ọkàn balẹ̀ inú bẹ̀rù láti ń sẹ̀mí a lè sùn àsùnwọ́ra ọlọ́ọ̀bà ọwà promise wọn ó gbé àdéhùn fún wọn àdéhùn tó fi má jẹmu sí hmm. zed kó tó fi zèlá lè Qur'an ó ní má jẹmu ọlọ́run ọba yìí ajá bá ti pé fún ọlọ́run ọba ọlọ́run ó pè má jẹmu ẹ fún wọn Allahu Akbar ó láyà tí a ké fún aláàna tí a tó ké fún aléni Suratu Nur aya 55 sí 57 ẹgbọ́ntọ́lọ́run wí وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات Ọlọ́run ló ṣe ládéhùn fún àti agbọ́lọ́ọba gbọ́ nínú yín tàbí iṣẹ́ rẹ̀ kọ̀díṣàn méjì nù wọ́n gbọ́lọ́ ń gbọ́ wọ́n tún ṣiṣẹ́ rẹ̀ àwọn olùgbàgbọ́ tí bọ̀ ti dúró tàbí sẹ́kùn kìí sí gbàgbọ́ lásán tí ò ní sẹ́nu náà ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ọlọ́lá fi hàn sí àrò lórí ilẹ̀ gẹ́bà àti fi hàn tó síwájú wọn sí àrò lórí ilẹ̀ a gbéjọba orí ilẹ̀ fún wọn gẹ́bà a sì gbéjọba orí ilẹ̀ fún àwọn àti síwájú wọn náà ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم Ọlọ́run ní ẹ̀sìn wọn ni tó ń ti yọ́nú sí fún wọn tí ṣe Islam wọ́n fẹsẹ̀ sí náà rinlẹ̀ tẹmùkínù nù tẹmùkín makana makin a fi ẹsẹ̀ sí wọn tó ń ti yọnú sí ẹ tí ṣe Islam a fẹsẹ̀ rinlẹ̀ wala yubaddilannahum min ba'di khawfihim amna a wà pààrọ̀ ya'budunani la yushrikuna bi shay'a wọ́n máa sìn mí Ọlọ́run wọn ni mẹ́bọ̀ pẹ̀lú mi wa man kafara ba'da dhalika fa ulaika humul fasiqun ọlẹ́bọ̀ wá sí kìfìlẹ́yìn ilé ipò kí ni wọ́n hmm. ẹ̀wù mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ imanu billah mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì al-amalu salih akbar májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin adam shirik ìmọ́sẹ̀bọ́sọ́lọ́ ó tó kú wa aqimus salat ẹmọ gbẹ̀rún dúró wa atuz zakat ẹyọ zaka wa ati'ur rasul ẹ̀tẹ̀ ló jíṣẹ́ ọlọ́run àwọn mùsùlùmí òtọ́lọ́bá fẹ́ gba ìjọba orílẹ̀ ayé ajẹ́kárin àwọn àtọ́lọ́wọ́ bá dá iṣẹ́ rẹ̀ wa yóò súnmọ́ná a sin lọ dáadáa a jìnà sẹ́bọ́ a mùí kíkí a yọ a òjíṣẹ́ bó ṣe yẹ ngbọ́lọ́ wọ́n لا تحسبن الذين كفروا معجزين في الأرض ọlọ́ni ẹ má rò yí pé àwọn tí ọgbọ́n náà bá gbọ́ àwọn kèfèrí tí a ń ṣe gìrìgìrì lórí ilẹ̀ ayé ẹ má rò pé lè kágara bú wọn ọlọ́run ló ń dúnlọ fẹ́ ṣe wa ma'wahumun nar ọlọ́run wọn kàn lábùkù láyé tó bá dé fi wọ́n sí wala bi'sal masir sí ògùdé sí ilé ní ṣùrùtù Allah akbar àwọn májẹ̀mú tọ́lọ̀ ń dá fáwọn tó bá ipò òótọ́ ní a fẹ́ ṣèjọba orílẹ̀ ayé ní ìlànà tọ́lọ̀ àwọn nǹkan tí wọ́n mójútó nù wọn ní fọ̀rọ̀ àkídà ṣeré wọ́n sí gẹ́ni ọ̀hun ní fọ̀rọ̀ àkídà ṣeré gbọ́nú ọlọ́n sì ṣe eré wọn ò ní jó ní bàjẹ́ ìjọba àlàáfíà ìjọba rẹ̀ iṣẹ́ rẹ̀ ìmá lọ máa bọ wọn wọ́n rí gẹ́gẹ́ bí ìjọsìn musulmi tá bá gbé dépò tó bá sọ́nà tó dá ìbádà ní ẹ̀rì ni wọ́n ma wọn ọlọ́wọ̀n ní wọ́n kírun wọ́n yọ sàká wọ́n òjíṣẹ́ ọlọ́run torí díẹ̀ láwùsọ yí pé àwọn sàábíà ní Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ bá sọ ayà ìkalẹ̀ fún jọ́nà lọ́un wọn àti ìníjọba ọlọ́n padà agbéjọba náà fún wọn Allahu akbar nígbàtí wọ́n pé má jẹmọ́ ọlọ́n ọlọ́nà pé má jẹmọ́ pàdé fún wọn àná ma bíjọba náà ṣe dáa tó Allahu bẹ̀ lórí ìjọba ànábì Muhammad sallallahu alaihi wasallam ìjọba Abubakar ìjọba Umar ìjọba Uthman ìjọba Ali radiyallahu anihum ajma'in al-khulafa rashidun radiyallahu anihum tó gbé lè ní ta bá ń sọ̀rọ̀ àwọn àjọba rere àjọba rere nù tí ó dí ìtẹ́tù sí rẹ̀ lórí ilẹ̀ ayé Allahu akbar bẹ́ẹ̀ ni Umar bin Abdul radiyallahu anihum a ma rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìjọba torí díẹ̀ kébà ti wá sọ fún wa yí pé àwọn mùsùlùmí wọ́n kàkún ìlànà òtò òṣèlú lóde òní wọ́n àwádìí tó nípa rẹ̀ wọ́n àgbẹ̀jọ́ ń pa rẹ̀ wọ́n àsọ tó ń pa rẹ̀ eléyìí sì rẹ̀ bàbá wa àgbà bónúkọ́ jẹ́sẹ̀ rahimahullah ó ti kẹfí ní àsìkò rẹ̀ ọ̀rọ̀ tó ti pẹ́ ni hmm bàbá iṣẹ́ mi ní 91 year 651 ìjìra ìyẹn ni pé ọgọ́rùn kẹjọ ọdún lẹ́yìn ìjìra ànábì lọ́sẹ̀ mi that's wà ní ọgọ́rùn ọdún kẹẹ̀dógún báyìí ìṣẹ̀mí bónú kọ́yìmù ó ti lé lọ́gọ́rùn ọdún méje sẹ́yìn ìgbà náà lọ wá ń sọ̀rọ̀ ìwọ̀n kébòsì lásìkò ẹ̀ wípé àwọn àfá onífíkí àsìkò ohun wọ́n jókòó tẹ̀tẹ̀rẹ̀ ọ̀sìnkí ni àwọn àfá onífíkí lásìkò táwọn tó wà yìí wọ́n jókòó tẹ̀tẹ̀rẹ̀ jù oun tí wá di bí pé àwọn tí wá jẹ́ olórí ìlú wọ́n ń retí káwọn àfá máa dá sí kí a ṣe fàtíwá fáwọn lórí bú làwọn ó ṣe ṣètò ìlú wọn àti fàtíwá ṣe Allah tó gbọ́n wọn lájú ó ní àwọn olórí wá pé yastahadithun qawanin siyasiyya bí ma'azal an shari'a olówá di wípé àwọn ọba àwọn olórí àwọn mùsùlùmí wọ́n ń ṣòfin pẹ̀lú ọpọlọ wọn hmm. tí a fi ń ṣèlú tí ó bá ṣẹ̀rí àtàn bàbá Ibn Qayyim ní kò sẹ́ntọ́lẹ̀gbẹ̀ ẹ̀jẹ́ fuqahau zamanihim ọkọ̀ hahu zamanihim àwọn àfáhun ní fíkí àsìkò wọn àwọn náà jẹ̀bi yẹn tó pọ́n ní wọ́n jẹ́ jamidun ó wá fa kí àwọn ọba àwọn olórin musulmi kí wọ́n divate lẹ́ẹ̀fì máa rí tí wọ́n bá ń sọ̀rọ̀ ìjọba àwọn musulmi àwọn àsìkò kan bẹ tíjọba yẹn lọ́ọ̀lẹ̀ látara pé àwọn àfóòsojú sí wọn pẹ̀lú ìjọba àwọn ìjọba bẹ̀rẹ̀ sí lọ agbárí fúnra wọn ọlọ́run ti sọ́nu sọ́tò jáfíà ní àyà 18 sáyà 20 nígbàtí ń sọ ipò tí ṣẹ̀rí àwà ní ká lòfin ọlọ́run bá tó wà ثم جعلناك على شريعة من الأمر فاتبعها nígbà tí Ọlọ́run bá sọ̀rọ̀ àwọn Yahudi àtàwọn Nasara tán àwọn Jew and Christian lókè ó wá ní lẹ́yìn ìgbà yẹn àwa gbére lórí ṣẹ̀ríà min al ẹ̀rí summa ja'alnaka summa ja'alnaka ala shari'atin min al-amri fattabi'ha àwọn agbẹ́ lórí ṣẹ̀ríà ńlá kan òfin ńlá kan àṣẹ àwọn náà bá ní ó fattabi'ha ní kó tẹ̀lé wala tattabi' ahwa alladhina la ya'lamun má tẹ̀lé fẹ́ inú àwọn ètí àmọ́ nǹkankan yughnu anka minallahi shay'a tó bá lè tẹ̀lé fẹ́ẹ̀nú wọn tó tẹ̀lé òfin ìfẹ́ẹ̀nú yìí tó bá di ọjọ́ gbẹ̀rẹ̀ kíámà wọn lè rẹ̀ lọ́rọ̀ o wa inna adh-dhalimina ba'duhum awliya'u ba'd torí pé àwọn alábòsí wọn hmm. lẹ́bìdẹ́ ara wọn wọ́n ní dábá kú lórí ìjọba tán a fẹ́ máa gbó lọ tá fi kú hmm. gbogbo sì fọwọ́ sí ó sì dòfin náà nù ó sì kíni ó dòfin náà nù ọlọ́lápù sí náà sí ń bẹ̀ wọ́n sí déédéé tó gbágbárí wọ́n ń lò هذا هذا بصائر للناس

tí gbèsè ayé wọn yàtọ̀ sáàyẹ irúbá tí ń dára jọ ti ṣe náà fẹ́ ma ṣe wọ́n ní tàwọn àbá sì wò tàwọn àfáàwà tí wọ́n ti lọ wọn àdó sójú kan wọ́n bá àsìkò wọn mú wọ́n bá gbà mú ẹ wo rahimahullah ó láwọn ìdájọ́ dá nígbà tó tún jẹ́ Egypt lórí àwọn ọ̀rọ̀ yẹn ó láwọn ẹjọ́ tó dá tí ó wá jọra wọn kò sí kẹni kò jọra wọn lẹ́mọ̀ ẹrù mọ́sá ma ṣáàfí ẹmọ̀ rí ẹmọ̀ tí wọ́n sọ pé al-madhhab al èyí tó dá ní Iraq ló ti pẹ́ èyí tó dá ní Egypt lọ́jẹ́ tuntun tẹba kájá dáńgbẹ̀ náà om ẹmọ bọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìbẹ̀ kí ló fà torí pé fíkìlì wáàkẹ́ fíkìlì maka kagbàgbóyé bí a wà kagbóyé àwọn ará ẹ̀wù Iraq sí Egypt náà kò jẹ́ wọ́n gbà pé àwọn àṣà wọn yàtọ̀ díẹ̀ ìdájọ́ ọ̀tọ̀tọ̀ ló fún wọn tẹ́gbẹ̀ bẹ́ẹ̀ náà tí bá wo àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọlẹ́yìn àwọn àfá mazhabul fún àpẹẹrẹ àwọn ọmọlẹ́yìn imam abu hanifa rahimahullah yi pé ṣùgbọ́wọ́ ọgbà tí wọ́n wà láyé tí ó sábà ànífà má láyé àwọn tí wọ́n yí padà ní sábà àbọ̀ ànífà ìdákanúdà mẹ́ta ni one third one third lẹ́kàbà lọ bá wọn pé à ah, kí ló ṣe yí àfáà yí ó dúró lórí kan báyìí ẹjì padà ó dúró wọ́n fún lọ́wọ́rá sọ̀híbùnà mara iná tó pé ń táwà rí iná làfáwà bá rí laqala bimithli ma qulna aw akthar Allahu akbar ọ bá sojú ń táa sọ ìlọ náà ni ọ sọ ìsókèní tí ò bá sọjú ń táa sọ ìlọ ń táa wí ní òwí ìgbà wọn súnmọ́ra wọn ló pé ọ̀ràn yẹn ni kí sí máa bẹ́ẹ̀sìn àwọn àṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ kí àwọn èèyàn máa rí kí a máa rẹ́sì fún ẹ̀rẹ̀ wọ́n ni yẹn náà ń pè ní ikhtilaf asirin wa zamanin ikhtilaf asirin wa zamanin ìyàtọ̀ àsìkò àti gbà wà laysa ikhtilaf hujjatin wa burhan kìí sọ̀rọ̀ ẹ̀rí kìí sọ̀rọ̀ ẹ̀rí àsìkò ló bí tọ́rọ̀ fi yàtọ̀ Allah akbar ẹ̀rí táa lò ní àkọ́kọ́ iná látò lẹ́lẹ́kejì ní ìbámu tàbá ń báyí bẹ́ẹ̀ náà ni Imam Ibn Abi Zayd al-Qayrawani tó ṣe ṣẹ́rù rìsálà àbítọ́kọ̀ rìsálà tí ó ṣe yí pé gbogbo náà láàmà ní mọ́sá Màlìkí ló wá kan ni wọ́n abílẹ̀ rẹ̀ fatiwa lórí pé kí èyàn fi ajá sọ nǹkan kíyàn sí gẹ́ni kíyàn fi ajá sọ nǹkan Màlìkí ọgbàláyè Màlìkí ọkọ̀ ma Màlìkí kọ́ bọ́yá fi sọ́kó bọ́yá ká fàájá sọ oko àbá fi sọ́lé àbá fi sọ́lé àbá fi sọ ẹranko bí a fi sọ àwọn ẹran tá ń sìn bí i ṣe màálù tàbí ń ṣe wúrà tàgùdà kíkòkò mọ́ pàjẹ́ àwọn àfàájá sọ ma Màlìkí ò gbà kọ́ ni wọ́n lọ bá imamu bunabi zaid ó ti yapa mọ́sẹ̀ àbí àfẹ́ à ó ní kódà laukana maalik visa zamani na tí malik bá ń bẹ lásìkò yìí lè takada asadan dorian kódà bá pé kìnnìún Allahu akbar tó bá rí kìnnì yóò fi sọ́kù Allahu akbar ẹwà ń sọ̀rọ̀ ajá bá àfáà mi bá ń bẹ láyé lé ní yóò fi kìnnìún sọ́kù Allahu akbar ikhtilaf zaman wa asrin hmm. tó dé láàgbọ́dọ̀ gbà yí pé àwọn ẹgbà sí wá wà lé ní káàkiri pé ìtàmbá ilórí ọ̀rọ̀ òṣèlú òní káàgbà pé ìdájọ́ ọjọ́ láfikò láà kò ní mú kò sí kíní kò ní mú àfikà wá tó ṣe dédé lásìkò yìí lórí àwọn ọ̀rọ̀ kan ṣoṣo gbàmí a máa ní ọ̀rọ̀ méje ọ̀rọ̀ méje a máa lórí ọ̀rọ̀ kan Abu Hasan al-Mardawi inú kìtà rẹ̀ ń pè ní ìsọ́ ó kó gbọ́ àwọn àríwáyá àti Imam Ahmad kùjọ mẹ́ tó pé lórí ìsòkóso Imam Ahmad ní ni ní ìbámu bóòlù sí sọ àsìkò lọ sọ Allahu Akbar gbogbo eléyìí ní máa ń fa tásọ pé lásọ pé àwọn afásọ pé la yunkaru tagayyul ahkam bí tagayyul zaman wọ́n ní kí ìdájọ́ yípadà látara yípadà àsìkò a ò gbọdọ̀ sàtàkù ẹ̀ lórí ọ̀rọ̀ siyasa o ní 1000 years àwọn afá gbé sí ibìkan na náà tó wá gbé síbò mí a gbọdọ̀ takò nígbàtí wọ́n bá ti wá ń tọ́ ẹ̀kẹ́ wá ní ibẹ̀ gbogbo ilé ni àwọn àgbọ́yé tó ṣe pàtàkì iná ni umar bin abdulaziz rahimahullah olùgbògbà tí àwọn ìbá ti ń dá nǹkan kan lẹ̀ láàmà gbé ìdájọ́ dédé fún tí bá ti ń gbé tuntun dé láàmà gbé ìdájọ́ dédé fún torí díẹ̀ ló ti pé lẹ́ni náà rẹ ọ̀rọ̀ democracy náà ìrànkan ní òṣèlú ni àwọn àfáàfin ní fatiwa fún kó lè sí dédé kó na musulmi fẹ́ bá lò lónìí kí wọ́n sọ pé ẹ̀yìn bónú tó mí ọ̀sọ̀rọ̀ democracy ẹ̀yìn bónú kẹfẹ́ ọ̀sọ̀rọ̀ democracy Eh, eh, imam Kurtubi kò sọ democracy wọn àlè sọ tó kù sí láyé wọn àwọn tí bá bẹ láyé nìsìn wọn ma sọ tó àì ti di ẹwọ́n àlè sọ lọ́tọ̀ọ̀tọ̀ ìṣàdáti ni ìgbìyànjú ni kò sí náà sù kò sákọọ́lẹ̀ tó gé ó wá púpọ̀ ní àbá ṣe rí àmàwò àfáàbáì bónú ṣe rí àfáàbáì bónú ṣe rí láyé ká ti wá ìwúlà ń báyí inú tí bí a ṣe rí ìwòlóṣe ń lò ń bẹ́ẹ̀ nínú àwọn eh, mafahim tá a gbọ́dọ̀ máa mọ̀ nípa rẹ̀ o náà nìyẹn ẹgẹ́ bí mùsùlùmí lẹ́yìn náà làwá ní àwọn àgbọ́yé kan kókókókó tó yẹ pé tí a bá fẹ́ gbọ́rọ̀ òṣèlú yé lọ́nà tọ́tọ́ tó yẹ àgbòṣèlú òde òní agbọ́dọ̀ gbọ́ àwọn àgbọ́yé nínú ẹ̀ ni fam shumul fiki al fam ṣùmọ́l fíkìlì islami fáhàmù ṣùmọ́l fíkìlì islami àgbọ́yé bí fíkìlì islam ó sì kúntún alfikul islami àgbọ́yé fíkìlì islam bóò ló ṣe kúntó bóò ní fíkìlì islam ṣe kúntó milatima torí pé a siyasa juzum minal islam ẹ̀ka kan náà ní inú islam àgbọ́yé àgbọ́yé òṣèlú ó ń bẹ inú ẹ̀sà àwọn mùsùlùmí àgbọ́yé òṣèlú tàbí àgbọ́yé òṣèlú ṣẹ̀ríà ńgbà bá wá ma fíkíù Islam bó ṣe kún tó ló fún wa ní àǹfààní tààfi ma pé àsílẹ̀ náà tàà ń sọ àrẹ̀sìn wa ni ilé tó ń jẹ́ bìtàfẹ́ dó sílẹ̀ ní pẹ̀lú gọlọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run bá tó sọ لا دا كاسر دا أكبر رمضان لنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر